وشخصية ثقافية منه وشخصية الوعية mẹ́tẹ̀ ìdájíṣẹ́ ìdájá òkè sọ̀pá ìpà ìjẹ́bi tó lù. Gbogbo ọlọ́dá ní pé etí ọ̀jẹ́ mi ṣe ládá mọ̀ ní títí ọ̀jẹ́ mú tí tí mo fi sá títí dèdè. Mímọ̀ tí a bàbá lójú. Wọ́n lè fúrúkú mímọ̀ láàrin àwọn ẹgbẹ́ wọn. Wọ́n lè Níyàn bá ti ní ẹjọ́ ààrẹ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta, ìmọ̀ tó mọ̀ ọ̀dá lójú, ẹnìkan wà dá bàbá lápẹ́sẹ̀ ilẹ̀ ọbọ́lọ̀. Ẹnìkan kọ̀ tí àtàrí nígbẹ́ Adam, iyì náà ní tó ń jẹ́. Ara wà fún àmọ́nyàmọ́nyà jẹ́ lọ́gbà tó lójú ayé wọn ni wọ́n ń sáwọn wọn ní gàgà wíjẹ́ ìlọ̀ ọbọ́lọ̀. Wọ́n dà rùn sílẹ̀ lọ́pàá fún àgbẹ̀. Wọ́n ṣe lára fún ìbẹ̀rẹ̀ ìdàkùn ni máa sọ pé ilé ẹlẹ́gbọ̀n lọ́dàrú ilé ẹlẹ́gbọ̀n ti dàrú àǹfààní tí kí ara bá ti lára káàdù púpọ̀ máa yanjú ẹlẹ́yìn rẹ̀ àfíyàtọ̀lẹ̀ ìléyà àtàfíyàtọ̀ sàkọ̀fíyà bàbá iṣẹ́ àádọ́m ìjọ tí ó gbé pẹ́lú àìsàlẹ̀ ojú wo ni wọ́n fi wọ́n ń jẹ́ bí ìbájà lárúbáwá yẹtẹ̀ lárúbáwá nìkan lárúbáwá tó kàwé tó gbé ìwé wọ́n fi wọ́n rí àwọn èèyàn nínú ọmọ kéwú

wọ́n lè ṣe náà àwọn ọmọ bàbá àmójúrò ìmọ́sílẹ̀ ọlọ́jẹ́ ni wọ́n gùn ẹ̀yà sàmì dáadáa kí ló bá ṣe bá náà fi tí wọ́n bí kí ni wọ́n sì ni wọ́n lọ ọ̀rán bẹ́ẹ̀ lẹ́nu ọdún tí wọ́n lọ́dọ̀ sí òṣàtúrẹ̀ nínú àmà tó dúró pàpà tó wà láàrin wa tí ó

lọ́dá àwọn atáyé tó ní wọ́n lójú ní sẹ́bìtì yìí àbájúgbé lọ́dọ̀ ọ̀dọ́ nígbà dáwọn aláàdá ó sì rí ó sì rọ́dà ọ̀jẹ́ káfọ́nù máta ìfásàbámà lọ́kọ̀ àtàkì ìbádà ní tẹ̀sílì kọ́nà ọgọ́ àtẹ̀sílì ìbádà bẹ ẹ máa máa parí ayá tẹ̀sílì bí ṣe bẹ ẹ máa máa gbé ọ̀rọ̀ bàbá sábà láti lẹ́nu ṣe bàdá mọ̀ náà gbogbo gbọ́ wọ́n náà fún ẹni máa fún ọ̀yọ́ wọ́n ní bẹ́rẹ̀ ìfaramọ́ fún a máa mẹ́fẹ̀ lọ lẹ́fà ìfaramọ́ fún a máa mẹ́fẹ̀ lọ wọ́n ní mímọ̀ kò ní mímọ̀ lọ gbogbo afá ní àǹfààní tàbí sàkọ́fàdà tí bá dáàmù tí gbà lè rí àǹfààní tàbí ojú lóòrẹ́ bàbá tí bá dáàmù àbámọ́ lòdúdú kí ló fà tí ní kílọ̀ àṣẹ́tò dáwó àni kí wọ́n jẹ́ náà ti bá wọn pẹ̀ ìtàn olùwayélẹ̀ ohun ajá ní ìjẹ́ ń lòbọ̀ tẹ́lẹ̀ ọ̀há ní ìdíkólòmò ní ìjámọ́ bàbá tó mú múra wọn gbẹ́ náà tọ́gbà àwọn àgbàlò ọmọra bó ìtò darí bàbá àbá láti jògbó lérí wọ́n fẹ́ parí bàbá àbá ńlá ní pé máa bá lọ iṣẹ́ tọ́pọ̀ ní sẹ́ẹ̀ta ìwọ lọ́rùn ajẹ́ ojú inú lọ́pàá sọ̀rọ̀ fún bàbá ṣẹ́bà adam àbọ̀lá àdá lórí iṣẹ́ méjì tí mo ní fún bàbá ní mi ọbẹ̀ ní ọmọdé ní ìmọ̀ àwọn àbá àgbẹ̀kùn tó máa gbé ẹgbẹ̀ àwọn àbá àpàdà kan padà ń jọrọ bọ́ọ̀lù ní wọn náà sọ́kàn nù nàìjíríà ìyà tí ìjọba nàìjíríà pọ̀ jù bọ́ọ̀lù lọ ọ̀pọ̀lọpọ̀ ìlọ́gbìnrin ti di òrìṣẹ́ iṣẹ́ tó ní kù àwọn tí a gbà nínú ayé wọn ti pín àgbà tán ọmọ wọn ní ìjọkún bẹ̀. Àwọn tánìkà rẹ̀ ń rò. Ní bọ́ọ̀lù kọ́lá máa ẹnu afáàrí bẹ́ẹ̀ sọ mọ́ta ní ilé bọ́ọ̀lù pẹ̀lú owó mẹ́gbẹ̀. Ó tó pẹ̀lú ọrẹ́ dọ́rẹ́ ní àti ẹgbẹ́ wò. Bí ìyàn bá ti sọ́ọ̀tù, kò ní ọmọ yìí láti ní títọ́ lọ́wọ́ bọ́ọ̀lẹ̀. Ìjọ́ kejì, púpọ̀ àwọn tá a darí ìjọkó mẹ́rin ti darí kò sí ìtẹ́ ẹgbẹ́ bá pàtàkì wà tán ẹ̀ẹ̀lẹ́ ìlú tọ́jọ́ tó dúkà jókù láti tún tún nínú oṣù màtàkùnlẹ̀ náà àgbàlagbà wọ́n ṣe rẹ̀ náà orin ni wọ́n kọ pẹ̀lú ní ọkọ̀ sàájú òṣùpá Ìjẹ́ ti ṣe ìtọ́lọ́jọ́ lè. Bí a máa darí ìjọ̀kú tí kọ Pàṣúmà, ìjọ Pàṣúmà máa wọlé ìwọ náà wọlé. Ó bá darí ìjọ̀kú tó ọkọ̀ sáyé, ìjọ sáyé ti máa wọlé ìwọ náà wọlé nínú wọ̀ tílẹ̀kà ní àyẹ́ ọ̀nà lọ́dọ̀kú ìjọba ní ìjẹ̀mẹ́. Ó kú ìjọ ọdún tàwí ní níṣẹ́ àdá ìfẹ́fà yìí lẹ̀ nígbà tí ọ̀pọ̀ bí ẹ̀nì kan kó bí ara rẹ̀ ọjọ́ wọlé. Ọjọ́ ìpínlẹ̀ náà yìí, wọ́n ti yọ sí ilé هذا هو وصل قبل وعليكم ورحمة الله وبركاته اللهم رب البيت آمين والإجرام بقوا يسلمون ẹjọ́ ni mo kọ́kọ́ kọ́ rò wọ́n torí ìdòkó àfáwọ̀ àṣẹ́bàtà mọ́mí ìdọ̀kọ́rí ní ọwọ́ ilẹ̀ kìí ṣe ìsáàdì mọ́kájú ọ̀rẹ́ àpáwà bùrẹ̀ tí lè sọ́mbọ̀ ọmọ àyá ni wọ́n tọ́sọ ájẹ̀bì àjíkọ̀ ayáfẹ́yà sọ̀lá àyẹ́lá ìgbé àfáàsàárín ìṣàgbọ́pọ̀ tó jẹ́ bọ́dà tó wọ́n àfáàsàárín gbogbo wọ́n sì gbó dáadáa pẹ̀lú wa ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn mo ti sọ fún àbáwà sálẹ̀ kùtù kọ́wọ́dà ni èmi náà bá ti padà sí lọ ní láti padà ṣùgbọ́n wọ́n ní àfikẹ́ ilé kọ́tọ̀ ìgbé àwọn lọ sàyẹ̀wà náà ní lóòtù ní wà báyìí wọ́n rí kí ìyẹ lọ́dọ́ wá wọ́n lọ wọ́n ti pè ní màmá ti sọ ọlọ́wọ̀ tó yà agbọ́dọ̀ kí mọ̀ sáwọn alára òun ní ẹgbẹ́ ẹgbẹ́ mọ́ pẹ́jú ẹgbùn pé Màdínà àrúsù ẹ́ wọ́n àrúsù tàlákà ariwo kan lọlẹ̀ fún ọ̀kan ìdágbéra kìíyàmà èyí tó ń fẹ́ ṣeré ẹ̀dẹ̀jì mọ́ àmúrò wọ́n mọ́ ìkọ́wà ní ẹgbẹ́ sí apá wa tó tó ti rí lọ́jẹ́ kí wọ́n wá ẹ̀rọ rí program tẹ́gbé fún mi tí èmi bá ti sọ ọ̀fẹ́ kan nígbónà kan lẹ́yọ́ ọ̀rọ̀ ọ̀sẹ̀bọ́ọ̀lù ọ̀sẹ̀bọ́ọ̀lù lẹ́yọ̀ dàbí torí àwọn ẹni tí ó tún lọ lọ àwọn ní fẹ́ kí á sí láì fi àwọn ọ̀nà ẹlẹ́gbà ti dìbò lọ́wọ́ kan kí ọlọ́run tàbá ti kí ọlọ́run tán àyànà Muhammad àtúwà fún ìjọ yìí jẹmọ́ wa jẹmọ́ yẹ́ tuntun sí ẹ́sù palimọ́mìnì òun lásàdúwà fún àwọn tàbí ń jọmọ sọ́nà ádámù pọ̀ àwọn àwọn ilé àwọn tí wọ́n ìrùn náà kalẹ̀ fún ìbálòpọ̀ kan ẹgbẹ́ lọ́sọ̀ọ̀sọ̀ nígbà tí ní àbá lọ tí ṣe yí sáà lọ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله رسول الله Amọ́rọ̀ tó lọ láàrín ọmọ ọmọ àti ìrọ̀ṣẹ́ tẹ̀lá láwọn àrẹ ìwọ̀n lọ́nà. Afẹ́kẹ̀ Allah. Allah wa akbar. Allah wa akbar. Àdẹ́dà ní kí ọdún ọ̀nà ṣe ọdún àtàrí ṣe ní ọ̀yá sí ẹnà lè sára àti ẹkú sórí ọdún ọmọ ṣòkò nígbẹ̀rẹ̀ ayé ọlọ́mọdé àpàdé àwọn ìlú tàbí olóòfisà náà wà ní ọlọ́pùsù kí wa. اللهم أنت بحوائج العليم اللهم قبكات عالما وعلى قضائها قدير قتل بها عليه عليك يسير قتلني لكم عالم علينا بقضائها يوالا مما تقوف عدي عليه وعلى نفع لجو يا أسرع الحاسبين ولا رب مسير وسجو ولا الأجوال ولا الأطلع يا أرحم الراحمين ولا الأكاري ولا الأبعد الله اللهم أنك في جمعية àkójọ ìyọ́lọ́pọ̀tàwà fàṣákà sí ìdíyàtò mọ́mìnìn ọkùnrin ibẹ̀ obìnrin ibẹ̀ ọmọ kékeré ibẹ̀ àtàgbàlagbà ibẹ̀ olówó ibẹ̀ àti àtàlìkà náà wọ́n lọ mọ́sá ìtàyà sákà sí àyí kọmọrí kan ṣe Àmìnà. Àmìnà máa ń padà sókè yìí òun náà ti rí sọ́ọ̀bù mú nínú náà pẹ̀kúnlà mínú ní túkà àwọn ọmọ tí wọ́n bá ti wá yóò tún gbọ́ oṣù mẹ́rin ọlọ́mọ gbọ́ọ̀rọ̀ ọlọ́mọ gbọ́ọ̀rọ̀ àbá lẹ́kí ìjòyè wọn lágbàrúkà àmìnà tí wọ́n máa rí ṣe ètò àti láyé ọ̀sọ́rì gbogbo ẹjọ́kà rẹ̀ tí wọ́n gbẹ̀rún mọ́kà ọkú àmìnà wọ́n tí ó ti sínú bá pọ̀kà wọ́n ti tó àmìnà wọ́n á jẹ́ wọ́n lẹ́ta ìṣẹ̀lá lọ́rọ̀ Àtàwọn olóyè tó wà ní ẹ̀bí yóò ẹ̀rí fẹ́lẹ̀ ẹ̀rí mọ́tò kẹ nílẹ̀ kẹ ní skúù kẹ ẹ̀sọ́ ní ẹ̀kùnlẹ̀. Bísmìlá ẹ̀rọ̀fà ní kálùkùnlọ̀ fi kí ẹ̀kùn tẹ́wà tó lẹ́dí ọlọ́run gbàdá ẹni báyìí. Ìzá ìrìn ni wọ́n gbogbo iná àtàdọ́ àti gbogbo ọmọ́sẹ̀ àtàdẹ̀bíyà àti zùmọ̀rá àtàláàmà tó wà ní àtẹ́yẹ́jẹ́ àtẹ́yẹ́jẹ́ wà mẹ́ ọlọ́wọ́ wọ́n láti gbọ́jọ́ àwọn ẹ̀yà wà dáadáa بسم الله الرحمن الرحيم الله سلت لأنه أعلم أعلم أعلم

وتقدست اسماؤه وتنسات يده وجلت افعاله الحمد لله رب العالمين اسال عليك ايها المجد نصر التوكل بيتك فبني اسالي الايمان سيئين ايما توقفت ان تجعلهم بنينا àtàrí ìfún ọlọ́rọ̀ nǹkan tuntun tó ń bẹ̀ẹ̀ ẹ̀tọ̀rọ̀ tó ní láàrin àṣàmáyà àti àkèyàmà àlàbázà rẹ̀ kò tó sọ ohun ayé lọ́tí tàbí ìdàmúdàbò kárí ayé Àmín. Àwọn máa sí sílẹ̀kùn ara jẹ fún wa. Àmìnà. Lórí ilé kí ó. Lórí mọ́tọ́lá. Àmìnà. Lórí jẹ̀má. Àpèsè ayé wọn. Ìgbà tó wá tó kí wọ́n jẹ́ jẹ́ sí lọ́kùnrin lóbìnrin látàrí kí ọlọ́pùn tó yìí náà. Àmìnà. Àtàrí ẹ̀jẹ́ tí wọ́n náà dá. Àmìnà. Alátàlá tó sáìsì. Àmọ́ àbàlẹ̀ kùtù. Àtàwọn àti àfáàmù tàbí àtàfáà àti àfá àtàlọ́rin wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n dé lẹ́gbẹ̀rún kan wọ́n jíṣẹ́ ọlọ́run ní Sókótó ní Kánò yẹ́kùrú níbi kígbe ìtàwọn bàbá tó kàlẹ̀ ní ìtàwàdà ìtàwọn bàbá tó kàlẹ̀ ní ìtàwọn ṣe ní wàtàbà àjàgbùgbóní àti jẹ́ àdámọ̀ parẹ́ ilé ní parẹ́ òṣìṣẹ́ parẹ́ ti sọ ikú tọ́lọ́ ní wọ́n ìṣẹ́ As-salatu ala nabi, as-salamu ala nabi, as-salatu ala nabi, as-salamu ala nabi, as-salatu ala nabi, as-salamu ala nabi, as-salatu ala